My destiny is not for sale. Somebody needs to shout so that the devil can hear your voice. Is that how you want to say it? You are saying that if you are not serious with it. That is what you are looking at my destiny is not for sale. very quickly three important statements. that is very vital. If you are writing things down, please write them down. Number one, the most important thing in your life after your salvation. Ohun tó ṣe pàtàkì jùlọ nínú ayé rẹ lẹ́yìn ìgbàlà rẹ. It's destiny. O ní àyànmọ́. Not work. Kì í ṣe iṣẹ́. Not certificate. Kì í ṣe ìwé ẹ̀rí. Not marry. Kì í ṣe ìgbéyàwó. Not money. Ìtúlẹ̀ ń ṣe owó. Not fame. Kì í ṣe cannot and can never fulfill sì destiny So you can see that millions and millions of people. They are working outside their destiny. Those who are not in the kingdom. They are strangers to destiny. Àjèjì ni wọ́n jẹ́ sí ohun tí à ń pè ní àyànmọ́. So they cannot fulfil destiny. Nípa báyìí kò ṣeé ṣe fún wọn láti mú àyànmọ́ ṣẹ. Because as far as God is concerned, nítorí pé bó ti ṣe wà nípa ti Ọlọ́run. The most important thing to God in your life is that you must fulfil destiny. Òun náà tó ṣe pàtàkì jùlọ níwájú Ọlọ́run ni pé òun láti mú ànàmọ́ jẹ. So you can see that heaven is crying every day. Ènìyàn ò ní pé lójoojúmọ́ ni òun ké tuntun. Because millions are not They are not born again. Including many that come to the house of God. They are such comers. They are not heavenly bounded. The third statement is this. If the devil cannot steal away your salvation, ọ̀rọ̀ lórí àyànmọ́ in order to frustrate it. wọ́n bá lè mú ìdáyà kò bá therefore. nítorí náà. every satanic effort. gbogbo ìlàkàkà sátani. to frustrate your destiny. láti mú ìdáyà kò bá àyànmọ́ rẹ̀. I scatter them in the name of Jesus. Can you shout it very loud and very clear? My destiny is not for sale èèyàn mọ́ mi kò sí fún títà. Please say with with a very loud voice. Ẹ̀jẹ̀ sọ pẹ̀lú òkú dákàrá. Because as you are announcing it, nítorí kò bá ṣe ń kéde rẹ̀. There is a staff in heaven. Bẹ́ẹ̀ni òǹtẹ̀ kan bẹ ní ọ̀run. That is coming upon you. Tí ó ń bàlẹ̀. Say my destiny is not for sale. Àyànmọ́ mi kò sí fún títà. What is destiny. Wàyí kí là ń pè ní àlùmọ́. There are so many definitions that people give to destiny. Ọkọ̀ ní àpèjúwe tí àwọn máa ń fi fún ọ̀rọ̀ àyànmọ́. But you see, destiny simply means destination. Ṣùgbọ́n àyànmọ́ ní kúkúrú ó túmọ̀ síbi ìlépa destination. Ibi tí ènìyàn ń lọ. A place of arrival. Ibi tí ènìyàn máa kalẹ̀ sí. Where God is taking you to. Ibi tí Ọlọ́run mú ọ lọ a position where God has designed for you to occupy. Ipò tí Ọlọ́run That is destiny. Eléyìí Destiny is what you are looking forward to. You are looking forward to it. Destiny is not behind you. Àyànmọ́ kò It's always in front of you. Destiny is your destiny. Àyànmọ́ òun ni ibi tí o fẹ́ dé. When you now look at the Bible, ṣé bá wá gbé níbìrì jẹ́ gbé yẹ̀ o? God spoke to the first man. Ọlọ́run bá ènìyàn kìíní sọ̀rọ̀. And explained to him his destiny. Ó sì ṣàlàyé fún nípa ọ̀rọ̀ tó ní ṣe pa àyànmọ́ rẹ̀. in Genesis chapter 1. Look at what God said with his own mouth. Genesis chapter one. Verse twenty-six. This is God speaking. Not one angel. Not one preacher. But God himself. He explained to man. His destiny. and Ààyè mọ́ọ̀rẹ̀. His destination. Oh, tí ibi tó lọ sí. taking him to. Look at what God said. Genesis one twenty six. Genesis orí ìkíní. And God said. Ọlọ́run sì wí Let us make man. Jẹ́ kí adé In our image. God was talking to Jesus. Ọlọ́run bá Jésù sọ ní ti ọmọ. The Holy God. Ẹ̀mí mímọ́. The host of heaven. Àwọn ogun ọ̀run. The spirit of the just men made perfect. Ẹ̀mí àwọn ènìyàn olóòótọ́ ti àsọ̀dé pípé. All the spiritual beings. Gbogbo àwọn ẹ̀dá nípa ti ẹ̀mí. God announced very loud and very clear. Ní ọjọ́ ló kéde sí etí ìgbọ̀wọ́dé òǹdó. Let us make man. Ǹjẹ́ ti a ènìyàn? In our image. Ní àwòrán ara wa. And after our likeness gẹ́gẹ́ bí ìrí wa. He now told him his destiny. Ó wá sọ fún ohun tí àyànmọ́ rẹ̀ jẹ́. He said, let them have dominion. Kí wọn kí ó sì jọba. God didn't say, let us have dominion. Kò sọ pé kí àwa kí ó jọba. He didn't include himself. Kò fi ara rẹ̀ kún gbólóhùn náà. Because God has no destiny to fulfil. Nítorí pé Ọlọ́run kò ní àyànmọ́ tó ní láti mú ṣe. If he had included himself. If he had included himself. It means that he too has a destiny to fulfil. It means he has a destination that is going. But God is the Alpha and the Omega. He has no beginning, he has no ending. He has no destination. But this man that he said is going to create. Ṣùgbọ́n Said I am going to create him for one thing to have dominion. The destiny of man is to have dominion. The destiny that man supposed to arrive at. God who created man has dominion to him. Ó sì fi ojú ìjọba ó fi sopọ̀ mọ́. The summary of your duty Àsọkágbá àyànmọ́ rẹ. Is to operate and to function in dominion. O láti máa ṣiṣẹ́ kò sì máa lépa ní agbègbè tó ti ní ìjọba. That is the original idea. Eléyìí ni ojúlówó èrò. Of God for man. Èyí tí Ọlọ́run ní fún ènìyàn. God didn't say let us create man. Ọlọ́run sọ pé ẹ̀yẹ ká fẹ́ ènìyàn. And let them become pastor. Kí wọ́n sì wá di olùsí No. Bẹ́ẹ̀ Because you can be a pastor and yet not fulfill their faith. Òní kò lè sí olùsí àgùntàn kó má sì wá Let them become prophets. sọ pé ẹjẹ́ kí wọ́n di wòlíì. Let them become teachers. Àbí kí wọ́n di olùkọ́ni. In fact, the Bible say, let us create man and let let them begin to worship you. No, no. Worship is not the original idea. Say I am creating this particular being. For one particular destiny. For one particular purpose. For one particular agenda. Let them have dominion. Let them have dominion. Dominion is a language of governance. It is a language of enforcing divine law. Dominion is to take charge of territory. God did not create man. And as a man, say dúró sí ọ̀hún yẹn. Let me think of what I am going to tell you to do. Ṣé ẹ wá máa rò lọ́kùn tí wọ́n sọ fún ọ pé kò yẹ? Immediately God said, let us praise man. Ní kéde sọ lọ́wọ́ sọ fún òun náà pé jẹ́ ènìyàn. He told him. What to accomplish. Òun tí yóò mú ṣe. He outlined his destiny for him. Ó tó kalẹ̀ àwọn èrò nípa àyànmọ́. He explained to man what he wanted him to carry out. Ó ṣàlàyé fún ènìyàn ọmọ nǹkan náà tó ń fẹ́ kó gbé gẹ́gẹ́ bí ìgbésẹ̀. Dominion jẹ ìjọba. Can you see this very loud and very clear again? Ẹgbẹ́ ìlú tó jágara sí èsì gbọ́. My destiny is not for sale. Àyànmọ́ mi kò sí fún títà. Shout it one more time. Ẹ̀sìn ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ sí. This is one of the reasons why the devil is jealous of man. ṣé ọ̀tá àti èsì tí ń ṣe ìlara jealous of man. tó fi ń he wanted dominion. but it was not given to him. There was no angel in heaven. There was no being. That dominion was attached to. Èyí tí a so jíjẹ ìjọba àbí nílé ìjọba sí ọ̀rọ̀ rẹ̀. Man. Bí kò ṣe ènìyàn. Man. Ènìyàn. Let us create man. Ẹ jẹ́ ká dá ènìyàn. In our own image. Ní àwòrán wa. And after our likeness. Àti gẹ́gẹ́ bí ìrírí wa. And let it have dominion. Yóò yóò sì wá jẹ ìjọba. It means to rule. Ó túmọ̀ pé kò máa ṣe àkóso. To rule. Kò máa ṣe àkóso. Not that anything or anyone should begin to dominate you. No, you are to dominate. Kìí ṣe pé nìkan bá wá dé àwa jọba lé ọ lórí. Rárá ìwọ ló jọba lé wọn lórí. Dominion means to rule. Láti ní ìjọba láti jọba òun láti máa ṣe àkóso. If you now begin to look at the Bible. Ṣé wọ́n bẹ̀rẹ̀ sí gbé Bíbélì yẹ̀wò fínní sínú? I begin to study the Bible. Ṣèṣì wá ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ Bíbélì yìí. Through the mouth of the Holy Spirit. Nípa ẹnu ẹ̀mí mímọ́. The prophet of God. Wòlíì Ọlọ́run what are the things that we are supposed to rule over? Kí ni àwọn nǹkan náà tó yẹ kó o jọba lé lórí? Because if your dominion does not find expression in all these areas, then it means your destiny is unsafe. Òde ṣe fi ọ̀tá rẹ tí o bá fara wò nínú àwọn agbègbè wọ̀nyí. Ìtumọ̀ rẹ̀ ni pé àyànmọ́ rẹ̀ wà lórí igbá òkúta. What are the things that you are supposed to dominate? Kí ni àwọn nǹkan náà tó yẹ kó o jẹ tàbá Kí ni you are supposed to rule over? Àwọn nǹkan tó yẹ kó o máa ṣe àkóso lórí. Number one. Ìkíni nínú wọn. In Psalm one one zero five ní inú orin káfíìrì kọkàndínní àádọ́rùn Psalm one one zero. Orin Dáfídì kọkànléní àádọ́fà. Kọkànléní àádọ́fà. Bàtú. Ẹsẹ̀ kejì. The Lord shall send the rod of thy strength out of Zion. Rule down in the midst of thy enemy. Olúwa yóò nà ọ̀pá agbára rẹ̀ láti Síónì wá. Ìwọ jọba láàrin àwọn ọ̀tá rẹ. The all thing that are supposed to rule over. Ohun kìíní tó yẹ kó o jọba lé lórí. According to that passage. Gẹ́gẹ́ bí ẹsẹ̀ àyọkà Is your enemy. O ní ọ̀tá rẹ. The rule down. Pé kí o jọba lé lórí. In the midst of your enemy. Láàrin àwọn tí ṣe ọ̀tá rẹ. That is your destiny. Eléyìí ni àyànmọ́ rẹ. You must have dominion over the enemy. Then the question is, who is your enemy? Ìbéèrè náà wà ní pé ta wá lè ọ̀tá rẹ. Because many people do not know who their enemies are. Who is your enemy? According to the scripture. Not according to what you are thinking. According to the scripture. Your enemy. is anyone that is quoting, that is evil desire will come to pass in your life. Pé ìpinnu búburú rẹ̀ yóò ṣẹ lé ayé rẹ̀ lórí. That is your enemy. Eléyìí ni ọ̀tá rẹ̀. Exodus chapter fifteen verse nine. Ìwé Exodus karùndínlógún. He says the enemy boasted. Ó ní ọ̀tá ó fọ́nù. I will pursue. Pé èmi ò lépa. I will overtake. Èmi ó sì kọjá, èmi ó lépa. I will devoid the call. Èmi ó bá àwọn èmi ó pín ìgbógun. My desire, my desire desire ìfẹ́kùfẹ́ mi shall be fulfilled upon them. I will draw my sword. my hands shall destroy them. the enemy protest. that his evil desire. will come to pass. ni yóò ṣẹ. anyone boasting like that. ẹnikẹ́ni tó ní ìgbéraga that will say the evil that he wish against you èròǹgbà ibi tó ń pèsè nínú ọkàn rẹ̀ will come to pass. Èyí ò jẹ́. Is your enemy. Òun náà ni ọ̀tá rẹ̀. Ah according to the scripture. Therefore, I pray for somebody here this morning. Any power that has posted like what you have just read now. That I will pursue. I will overtake. I will devour. My evil desires shall be fulfilled in his or her life. Any power that has posted like this against And she was doing well. Because I want you to send money to her. But her jealous neighbor. Àwọn ọ̀tá rẹ̀ oníyàrá àwọn alábàáṣe. Jealous neighbor. The woman also they, they decide her stop. Obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ ibi tóun ti ń ta ọjà. Stop say one day and said, ah. Ó kàn ní lọ́jọ́ kan ló ní ara. Ah, you are really making progress. Ah, Ìtẹ̀síwájú rẹ̀ ó máa pele kẹ̀kẹ́. Look at the whole of your shop just filled up. Gbogbo ilé ìtajà ẹ ló kún yìí. You are not even feeling what you are feeling here. Ìrora tí àwa ń là kọjá kò sí ẹ̀kọ́. Well, I know that it is your son that is helping you. Your son abroad. Say but let me tell you. Very very soon. Láìpẹ́ That's your son. Ọmọ Will begin to eat from the dustbin. Á He said it to her. Ó sọ ṣe èsì ìkọ́ Not in the dream. Not behind her. sorry o. Ẹ o. I saw somebody. Mo rí ènìyàn kan. That looks like your son. Tó fojú jọ ọmọ rẹ ọkùnrin. Bẹ́ẹ̀ ló. rárá. <laughs> My son is in America. Ọmọ mi lórí èdè Amẹ́ríkà ló wà. No no no no no no. Rárá rárá kò lẹ́yìn yóò. I saw somebody that looks like your son. Mo ní mo rí ènìyàn kan tó fojú jọ. I saw that your son as a do. Mo rí ọmọ rẹ ọkùnrin, mo rí ní ìdó. It's your son. Ọmọ rẹ ni. Àmọ̀ but the way the way I He's not looking normal. Ó tẹ̀ ń pé nǹkan ò lọ déédéé fún un. I saw him picking things. Mo rí kó ń ṣàǹkan nílẹ̀. Just him. Ó ń ṣàǹkan lórí àgbà. The woman said no. Rárá rárá kò lè rí bẹ́ẹ̀. Follow me, let us go. Ìṣẹ̀lẹ̀ mi jẹ́ ká jọ lọ síbẹ̀. They got to Edo market. Nígbà tí Yánà bá di ọjà Ìdó. He was greatest shock. Fún ìyàlẹ́nu rẹ̀. Behold. Ó sì rí i. It was his son. Pé ọmọ òun ni. How he got to Nigeria? Nobody knows. Bó ti dé orílẹ̀-èdè Nàìjíríà kò ṣe é tó mọ̀. He has become mad. Ó ti síwí orí rẹ̀ ti yí. Taking things from the dustbin. Ó wá ń ṣàǹkan láti ní orí àpò. The desire of that evil woman. Ìpinnu àti ìfẹ́kúfẹ́ kúkúrú obìnrin yìí. Came to pass. Ó ṣe. Even though she said no it's not happen. Ó lè yẹ kó ìyá rẹ̀ kò lè ṣe. I'm praying for somebody here this morning. Mo gba Any power. That is posting against you. Tó ń fọnù tó ń wú kẹ̀lò ní. Shall run mad. Yóò yá wèrè. Let your amen rule like power. the calculation of heaven. Nípa ìṣirò tí ọ̀run ń ṣe. The destiny of that woman is unsafe. Àyànmọ́ arákùnrin wọn ti pè sórí àṣẹ. Of that woman is unsafe. Àyànmọ́ obìnrin wọn ti pè sórí àṣẹ. Because what the enemy says is not supposed to come to pass. Nítorí pé ohun tí ọ̀tá wí kò yẹ kó ṣẹlẹ̀. Because what the Bible says is rule thou in the midst of your enemy. Kò pé pé wọn máa jọba ní àárín àwọn ọ̀tá rẹ̀. If you are here this morning darí lówùrọ̀ yìí. and somebody says something that does not agree with your peace of mind. bí ẹnìkan ti wá sọ gbólóhùn tí ò bá àlàáfíà bí and what that person said is now manifesting in your life. gbólóhùn tiẹ̀ náà wá wí tó wá ń ṣe ní ayé rẹ lórí báyìí. don't deceive yourself. má ṣe tún ara rẹ jẹ. your destiny is unsafe. àyànmọ́ rẹ ó ti wà lórí igbákú títà. but there is a change that is coming out. wọ́n yí padà kọ́ wà tó fẹ́ ṣẹlẹ̀ báyìí. and that change will take place today in the name of Jesus. Who is your enemy? Sani ọ̀tá rẹ̀. According to the Bible. Gẹ́gẹ́ bí ìgbékalẹ̀ Bíbélì. Matthew thirteen verse twenty-five. Ìwé Matthew orí kẹtàlá ẹsẹ̀ karùn-ún ní It is why men slept. Orí ní ìgbà tí àwọn ènìyàn sùn. His enemy dey. Àwọn ọ̀tá rẹ̀ dé. So your enemy. Torí ọ̀tá rẹ̀ is that one òun náà ni ẹni náà that comes when you are sleeping. tó máa ń kọ̀ wá nígbà tó bá wà lójú oorun. Those who come into your house without your knowledge are your enemy. Àwọn tó wá sí inú ilé rẹ̀ láì ṣe kó mọ̀ nípa wíwá wọn. Those who come into your house without knocking or passing through the door, they are the enemy. Àwọn tó tọ̀ wá ní inú ilé tí wọn lẹ̀kùn tí wọ́n ti bẹ́ ní ọ̀nà wọlé ọ̀tá rẹ̀ ni wọ́n jẹ́. The light in visible visitors are your enemy. Àwọn ọ̀tá àbí àlejò máa ń sọ wá ní ọ̀gbọ́n tí àwọn ọ̀tá rẹ̀. When they come like that. Nígbà tí wọ́n bá wá bí irú eré. They are not supposed to go scot Kò yẹ kí wọ́n lọ padà bí wọ́n ti ṣe wá. They are supposed to receive scot judgment. Ó yẹ kí wọ́n gba ìdájọ́ tó gbóná jọjọ ní. Hot judgment. Ó yẹ kí ìdájọ́ tó gbóná jọjọ kọ́ ẹ̀lẹ́ wọn lórí nítorí náà. Only one coming to visit you in the night. Èmi ẹni tó tọ̀ wá láti bẹ̀ ọ́ ní ọ̀gànjọ́ òru. By the power and the blood of Jesus. Nípa agbára tó wà ní inú ẹ̀jẹ̀ Jésù. He shall fall down and die. Ó sọ̀rọ̀ ó sì kú. In the name of Jesus. Ní orúkọ Jésù. Remember my story. Ẹ̀rọ ti sàn mí. My story. Ìtàn ara mi. My popular testimony. Ẹ̀rí tó jẹ́ gbajúgbàjì máa ń sọ fún yín. Finish my prayer that day. Parí àdúrà tó you lọ́jọ́ yìí. Feel a bachelor. Mo ti jẹ́ àpọ́n, mi ò sì fẹ́yàwó. Around twelve midnight. Bí aago méjìlá lóru. Sáájú àti orí láti bá jókòó pé kì í sinmi díẹ̀. All of a sudden. Lójijì. I saw this big rat coming. Ní bá rí èkúté ńlá yìí tó ń bọ̀. From the top of the roof. Láti ibi orí òkè. I was coming through the wall. Ó ti ń gba ara ògiri sọ̀kalẹ̀ wá. Yeah, looking at the rat, we know that this is not an ordinary rat. Ní wíwo eku yìí, ó sì mọ̀ pé lè kì í ṣe epo lásán. And the rat was just walking majestically. Eku yìí ṣe ló wá ń yan ló ń yan bọ̀. And then he stood in front of me. Ló wá dúró níwájú mi. I was looking at me. Ó wò mí looking at me. bẹ́ẹ̀ ló ń wò mí. ọ̀rọ̀ looking at me sir. èmi náà ti wo eku náà. after about two three seconds. lẹ́yìn tí ìṣẹ́jú àyà méjì mẹ́ta ni eku yìí bá para jù. I was going. ló yí pàdé fẹ́ máa lọ. by the same way that it came. ní ọ̀nà kan náà tó tọ̀ tó fi gbà wá. at that level I spoke. nígbà yẹn mo wá sọ̀rọ̀. the rat. ó ní ìwé eku. come back. padà. And the rat turned back. Bẹ́ẹ̀ni eku his mouth. And spoke to me in Yoruba language. So I know that you are a very difficult person. I know that you will not allow me to go like that. My brother. My sister. If rat begins to talk to you. And you are the only one in the house. What will you do? Then, I said, right. You have made a mistake for coming to this place. Number one. Listen. Eh? We don't pay house rent together. Àjọ ah, ń san owó ilé. Number two. Kékèjì. I didn't invite you. Èmi kọ́ ni mo pè ọ́. Number three. Ìkẹta. You are a stranger. Àjèjì òun jẹ́. And the Bible says. Bíbélì ti wá sọ wípé. The strangers shall be afraid. Àyà yóò pa àwọn àjèjì. And they shall run out of their close places. Wọ́n ó sì fi ìbẹ̀rù sá kúrò ní ibi kọ́lọ́fín wọn. If you know the God that you serve. Bí o bá mọ irú ọlọ́run tó ń sìn confidence will enter into your heart. Because those that know their God, they can talk and they can do exploits. I was full of anger. And I said, You rap! Right there where you are, let the fire from heaven. Tó upon you. Immediately. There is power in anointing. There is power in confession. There is power in boldness. There is power in prayer. Immediately. There was a spark. Right from the tail of that rat. The thing was burning. The rat wanted to run. But it has a power and blew the body, the leg on the ground. Èló yẹn was just struggling there. And the fire was burning. You know the fire that Elijah called down is not a super it's a physical fire. That consume that consume all those soldiers. And as the fire was burning. Bí iná yẹn ti ń Burning the rock. They now began to shout. Eku bẹ̀rẹ̀ sí pariwo. Oró. Oró. Oró. Pain. There is no English name for oró. Pain. It was with a female voice. Pẹ̀lú ohun obìnrin ló fi pariwo oró yìí. Oró. Oró. Oh. And I was watching. Bẹ́ẹ̀ni Enjoying the cinema show. Anyone that is coming to your house. In the night. Today. By the power. That established this ministry. Tó gbé ilé iṣẹ́ Take a job. Take a job. In the name of Jesus. It is an insult. Ohun àrísí not jẹ́. For spirit husband. Spirit wife. To come to you and met you up in the night. Ó ń tọ̀ wá, ó sì fi ọ́ Why you are asleep. Nígbà tó wà lójú oorun. If that is happening to you. Tó bá yẹ pé wọ́n lè ní ìṣẹ̀lẹ̀ sí ọ. Your destiny is unsealed. Àyànmọ́ rẹ wọ́n ti fi lọ̀ fún títà. Who is your enemy? Ta ni ọ̀tá rẹ̀? According to the scripture. Gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. Psalm twenty-seven. Òrìdáfíì kẹtàdínlẹ́ọ̀kùn. Verse two. Ẹsẹ̀ kejì. Tell Ó sọ He said, when the wicked. Even my enemies Àní àwọn And my foe. Àti àwọn abílẹ̀. Came upon me to eat up my bread. They stumble. And fell. So your enemy. Is anyone. That is interested in eating your flesh. And drinking your blood. jèrè. Eating ara And drinking your blood. mu eh, eh, eh, If you are losing blood mysteriously. And you are just going in. And you are losing strength. And you cannot handle that situation. then something's wrong somewhere. If Nípa báyìí, ìkọ̀kan ti sọ owó wood, ní èdè kan ni. The enemy is at work. Ọ̀tá orí ti ṣe lọ́wọ́lọ́wọ́. You are not supposed to be experiencing that. Kò yẹ kó o máa ní There are eaters of flesh. Àwọn jẹranjẹran wà. And drinkers of blood. Àwọn mùjẹ̀mùjẹ̀ sì wà pẹ̀lú. That have been assigned to life. More than at any other time. Ju ìgbà sí more than even the Bible says. àkókò Bíbélì pàápàá. This our generation. Ìran tí a We have more intercourse. Ọ̀pọ̀ jẹranjẹran ńlá ní. And drinkers of blood. Àti àwọn mùjẹmùjẹ. They are not just witches. Wọ́n kì í ṣe àjẹ́ lásán. The are in a different department. Àwọn àjẹ́ ìyẹ̀ka mìíràn ni àwọn I said there are human beings. Àní àwọn ènìyàn. What they eat. Ohun Is human flesh. What they drink. Òun Is human blood. If they don't eat it. Or drink the blood. They will not survive. Wọn ò lè yé. We had a crusade somewhere. A ní ìsọjí kan ní ìlú. Alaba area. All of a sudden. That ah, was a word of knowledge. Mi ọ̀rọ̀ There is a man here. He eats human flesh. And he drinks human blood. In fact, even as I'm talking to you now. You pour them in your fridge. Come up now. So that God can deliver you people around said, ah ah. ah, ah. They were looking very, what is this man saying? Somebody hitting human being as uh, flesh and uh, drinking blood in this place. Nobody came out. So it's like, oh, this pastor is sick. Ọjà ah, Just saying what he didn't know. Ó kàn ń sàn kan And I said, If you don't come out. Within seven days. Láàárín ọjọ́ méje. The God that established this ministry. Ọlọ́run tó fi ìdí ilé iṣẹ́ ìránṣẹ́ yìí kalẹ̀. Will kill you. Yóò pa One man jumped up. Ni ọkùnrin kan bá fẹ́ jáde. Ran to the front. Ó sáwá síwájú. Say it's me. Ó lè mí ni. It's me. Èmi ni. It's me. Ó lóun ni. The people around they wanted to stone him. Àwọn tó wà ní àyíká wọ́n fẹ́ sọ lọ́kọ̀ pa. Ẹ ló lé bí mi ló. Ẹ sílẹ̀. Ojú náà wọ against flesh and blood. Àwọn ọ̀bẹ ẹ̀rọ ara àti ẹ̀jẹ̀ ja. He told us. Ó sọ fún wa. That every day. Pé ní ojoojúmọ́. He eats human flesh. Lòun máa ń jẹ ẹran ara èyí. And drinks human blood. Lòun sì máa ń mu ẹ̀jẹ̀ ènìyàn that he taught them in his speech. Ṣé òun ní wọn ní ẹ̀kúrẹ́rẹ́ nínú ẹ̀rọ tó mú mi tutù? Eater of flesh and drinkers of blood. Ah, If you can say amen to this prayer, it will work for you. Anyone that is showing interest in eating your flesh and then drinking your blood, all of a sudden, they will run mad. Let your enemy run at all. But the person that we must rule over. Torí lòun kìíní kò láti jọba lé lórí. Is the enemy. Olè ọ̀tá. And I told you who the enemies are. Mo ti wá ti sọ fún yín òun ẹni tó ọ̀tá jẹ́. To the scripture. Gẹ́gẹ́ bí àtikọ́ sínú ìwé mímọ́. you are not dominating the enemy. Tí o bá jọba lé orí ọ̀tá. You are not fulfilling destiny. O ò sì mú àyànmọ́ jẹ. Simple as that. The second thing that we must have dominion over. Okay, so tó láti your lé lórí. Sickness. Òun ni àwọn àìsàn. And diseases. Àti a àrùn. Jesus commanded his disciples. Jésù ó pàṣẹ fún In Matthew chapter ten verse eight. Nínú ìwé Máàkì orí kẹwàá ẹsẹ̀ kẹjọ. He told them to do fourteen. Oh, sọ fún ọkọ ṣe nǹkan mẹ́rin rẹ̀. He said heal the sick. Ó yẹ kí wọ́n ṣe ìmúláradá. Cleanse the leper. Tí wọ́n ṣe ìmúláradá àwọn adẹ́tẹ̀. Raise the dead. Tí wọ́n ti jí òkú dìde. cast out devil. Tí wọ́n ti lé àwọn ẹ̀mí Very specific and direct. Àwọn nǹkan tó lọ pàtó tó sì lọ sàn án ni wọ́n. The first thing he told them to do. Ó kì í tó sọ fún wọn tí wọ́n Is heal that if you must express your dominion over sickness. Every sickness has two agenda. Gbogbo To waste your money. And your time. And number two to kill you. Ìkejì láti pa ọ́. There are sicknesses And there are sicknesses. There are some sicknesses. That are mysterious in nature. They operate mysteriously. You use drug. You take injection. They will just be looking at you. They attack mysteriously. They manifest mysteriously. I know the case of a spell like that. The whole thing started in her working place. She just sat down. Doing her work. All of a sudden. She noticed. That those around her. They got close their nose and their mouth. And they are looking at her very strange. Bẹ́ẹ̀ni Didn't know what was going on. And it's like they were just trying to avoid her. She didn't know what was going on. She got so confused. What is this? Then somebody very close to her in that office. Ní ibi tí wọ́n That one managed to move close to her. Ẹ Covering her nose. Bẹ́ẹ̀ ó ah ah. ah ah can't you can't you smell what is coming out of your body? This odor is terrible. Òórùn yóò It's like it's like it's like eh, eh, eh, a goat that is dead bẹ́ẹ̀ ni òru yẹ́dà bí ìgbà tí ewúrẹ́ kú àtúwárọ̀ ẹranko tó kú tó rùn. And then she, she smelled her body. Nígbà náà lòun náà bá fún adùn ló kó oorun ara kò lè kó oorun kankan. You know, they, they have to ask her to go. Wọ́n bá sọ fún pé kó máa lọ. They ask the sack her. Èmi wọ́n yọ níṣẹ́. Ask her to go. Wọ́n ní kó máa lọ ní kó máa ṣiṣẹ́ mọ́. To go and treat herself. Pé kó lọ bójútó ọ̀rọ̀ ara rẹ̀. She thought that that was the end. Ó rò pé bẹ́ẹ̀ ló parí She stood at the bus stop. Ló bá dúró sí ibùdókọ̀. People now covered their nose again. Àwọn èèyàn tún bo imú wọn. What kind of embarrassment is this? Irú They entered the hall. Ó wọ inú ọkọ̀ Everybody began to scream. Gbogbo èèyàn bá What is this? What is this? What is this? Kí They had to calm down. Ó láti sọ̀kalẹ̀. She trekked from the office to the house. Ṣé ló rìn láti ibi iṣẹ́ rẹ̀ dé ilé? Láì ti gbọ́dọ̀ the compound. Nígbà tó tún wọ inú ọgbà ilé rẹ̀. People began to close their noses. Ọ̀pọ̀ èèyàn tún bẹ̀rẹ̀ sí fọwọ́ bo imú wọn. So because of that. Nítorí eléyìí. He stayed indoor. Ó bá wà ní inú ilé, ó ti sẹ̀kú lọ́rí. He could not come out again. Jáde mọ́ rárá. Any sickness. Àìsàn àìsàn that want to make you a prisoner. I command that sickness to vanish. In the name of Jesus. What kind of sickness is this? Irú àìsàn wo la lè pe eléyìí? It's a mysterious sickness. Àìsàn tó jẹ́ àdúgbò lè. She could not go out. Kò lè jáde. She could not do anything. Kò lè ṣe ohunkóhun. Started praying. Bábẹ̀ sí gbàdúrà. Started praying. Ó sí gbàdúrà. Started praying. Ó praying. Bẹ́ẹ̀ ló ń gbàdúrà. He prayed and prayed and prayed until one day. Ó gbàdúrà títí tí ló bá di ọjọ́ kan. Because nobody visited her again. Nítorí pé kò sí ẹtí máa wá ń bẹ̀ẹ́ wò mọ́. She was just in the house. Òun nìkan ló kò wà ní inú ilé. One day. Lọ́jọ́ kan. She had somebody knocking at her door. Ó bá gbọ́ sẹ́yìn kan kan ilẹ̀kùn rẹ̀. She went and opened the door. Ó lọ ó sì He saw Jesus. Nobody bá rí Jésù. Jesus entered. Jésù sì wọlé. Jesus said, I have come to heal you. Jésù sọ pé mo wá láti ṣe bíbí ara But before I heal you. Ṣùgbọ́n kí n tó wò I want to show you what happens to you. Mo fẹ́ láti fi hàn ohun tó ṣẹlẹ̀ sí ọ. And then her eyes opened. Nígbà náà ni ojú rẹ̀ bá là. She saw. Ló bá rí. That they put her inside a coffin. Pé wọ́n gbé òun sí inú pósí. anyone with a mysterious sickness here. you are battling with a sickness or a disease. tó ń gbógun ti àìsàn kan tàbí àrùn kan. you cannot even share with anyone. tó o tilẹ̀ lè bẹ́ ẹnikẹ́ni sọ nípa rẹ̀. right there where you are now. ní ibi tó wà ní lọ́wọ́. receive your healing in the name of Jesus. àìwòsàn rẹ ní orúkọ Jésù. Be healed, be healed, be healed, be healed, be healed, be healed in the name. Because the word of God is very clear. Exodus twenty three verse twenty five. Ìwé Kótó kékeré You shall serve the Lord your God. And he will bless your bread and your water. And he will take sickness away from among you. In Psalm 105. Nínú orí dáàbì karùn yé ní àádọ́rùn Verse thirty seven. Ẹsẹ̀ kẹtàdínní ogójì. He says he brought them forth also with silver and gold. Ó ní ó mú wọn jáde pẹ̀lú wúrà. And there was not one feeble person among them. Kò aláìlera kan ní àárín wọn. Jeremiah thirty verse seventeen. Ìwé Jeremiah orí ọkàn ẹsẹ̀ kẹtàdínlógún. It is for I will return health to you. Nítorí pé èmi yóò dá ìlera rẹ padà. And your wound I will heal. Declare the Lord. Àwọn ọ̀pẹ èmi yóò sì wòsàn ní Olúwa wí. And in Psalm ninety one verse ten. Ìròyìn dáṣe kọkàn lé ní àádọ́rùn-ún. It is there shall no evil before you. Ó ní kúkúrú kan kì yóò ṣubú lù ọ́. Neither shall any plague come near your dwelling already. In Mark 16 verse 18. Mark oríkẹ̀lélógún ẹsẹ̀ ti The last says. You shall lay hands on the sick. And the sick shall recover. All this scripture is telling us. Gbogbo That we are supposed to dominate over sickness. Ó wà gẹ́gẹ́ bí tiwọn láti jọba lé orí gbogbo àwọn What is the something that are supposed to dominate? Nínú kẹta bí Living and non-living things. Àwọn nǹkan tó lẹ́mìí àti àwọn nǹkan tí ò ní ẹ̀mí. Living and non-living Àwọn nǹkan tó lẹ́mìí àti àwọn nǹkan tí ò ní ẹ̀mí. Jesus demonstrated it. He expressed his own dominion. Over all living and non living things. He spoke to the storm, to the storm and to the sea. He said, be still and the song happened. What ó sì gbọ́ òun rẹ̀. His disciples were shocked. what manner of man is this? That people they see and they storm they hear his voice. Living and non-living. It is a big disgrace to heaven that somebody will pour a demonic water on you and then you become a zombie. Somebody will use a demonic ring on, on you and then you lose your senses. You are called to dominate every living and non-living thing. What you are saying is everything has fear. they have fear Yes, fear they can hear. wọ́n lè gbọ́ràn. your car can hear. Your shoe have ear. Your fridge in the house have ear. Your account have ear. Ìwé ìfowópamọ́sí rẹ̀ ó lé e Everything. Living and non-living things. They can hear what you are saying. Jesus spoke to the big tree. Let no man eat from thee from henceforth the victim hardened. Ibi ọ̀pọ̀ And the thing dried up. God commanded Jeremiah to speak to the bone. The bone hardened. Dákọ̀ They became a mighty soldier. Elijah spoke to fire fire answered him. Joshua spoke to the sun. They don't come down until I have destroyed the enemies of God. And the sun stood still. The sun has ears. Elijah spoke to the food of the widow of Zarephath. Say, continue to multiply. Continue to multiply. Everything has ears. And that is why David said, The heavens declare the glory of God. And the firmament steward is handiwork. It is day to day, utterly speaks. And night unto night, fluent knowledge. He says, There is no speech nor language where their voice is not heard. So you can talk to your bank account. You can talk to your womb. You can talk to your brain. You can talk to your certificate. Everything has here. When you do that, then you are fulfilling destiny. You are supposed to dominate. What is the fortune that you are supposed to dominate? They are the forces of darkness. Òun ni àwọn ipá Forces of darkness. Luke ten nineteen. Ìwé behold I give unto you power. Ó ní kí èsì mo fún ní agbára. To tread. Upon serpent and scorpion. I give you dominion ìjọba over serpent and scorpion. lórí ètò àti àkéèké. Those who are afraid of witches and wizards. Àwọn tí ẹ̀rù ojú àti àjẹ́ bá ń bà. They are announcing to heaven. Ṣé ni wọ́n kéde sí èsì ìkọ̀ ọ̀run? That heaven is weak. Pé aláìlera ni ọ̀run. You are annoying the Holy Spirit. Ṣé ló mú ẹ̀mí mímọ́ bínú? That the Holy Spirit is powerless. Pé ẹ̀mí mímọ́ kò ní agbára tó. You are nullifying the word of God. Ṣé ni sọ ọlọ́run di asán? That says, I give unto you power. Èyí tó sọ pé mo fún yín ní agbára. A brother just received the baptism of Holy Ghost. Arákùnrin kan ṣẹ̀ṣẹ̀ gba ìbáfísì ti ẹ̀mí mímọ́. And he was bubbling in tongues. Bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ló ń fèrè fún. And he was coming from the church. Ó ti ń pọ̀ láti ilé Ọlọ́run ló ń fèrè fún. Bubbling in tongues. Bẹ́ẹ̀ ló ń fèrè fún. All of a sudden. Lójijì. He saw a snake that was just going. Ló bá rí ejò kan tó ń lọ. The snake is not coming to attack him. Ejò yìí kò wá láti tán. But he wanted to demonstrate his dominion. He said, Satan, Satan, Satan. He was talking to the street. Satan, Satan, Satan. I command you to stretch yourself and die. Immediately. Lójú ẹsẹ̀ níbẹ̀. The snake stretched. Ṣé èdè bá ń And died just like that. I give unto you power to dominate. láti jẹ kàbá over the forces of darkness. Láti jọba lórí gbogbo àwọn ipá tí o. A man of God went somewhere. Ìránṣẹ́ Ọlọ́run kan lọ sí ibi kan. For a crusade. Fún ìsọjí. And three most powerful herbalists came to confront him. Àwọn adáwọn ṣe tó lágbára jù ní agbègbè bíi mẹ́ta wọ́n bá wá láti ká àjà. Over their dead body. Pé àfìgbà tó wọn bá kú. That we should hold crusade. Fi ìsọjí yóò ṣẹlẹ̀ ní ibẹ̀. And the man of God said, are you talking to me? Ìránṣẹ́ Ọlọ́run ṣẹ̀bi lẹ̀ ń bá sọ̀rọ̀. Pẹ̀lú ké. Olóda as from now, I ban three of you from going to the toilet. You know you need? You will not poo poo. They laughed. He said it and he just went away. They were eating. They were drinking. They could not go to the toilet. First day, second day. ọjọ́ kìíní ọjọ́ kìíní. third day. ọjọ́ kẹta. one week. ọ̀sẹ̀ kan. two weeks. ọ̀sẹ̀ méjì. and you know if you are eating. ẹnì mọ̀ kéde bá ń jẹun. and you are drinking. ṣẹ̀dẹ̀ ń mú. and you are not partner anything. ṣé o wá jẹ́ kí nǹkan ti àwọn ará ìjáde. then you are dying gradually. Ìyàn bẹ́ẹ̀ ṣe ló ń kú díẹ̀ díẹ̀ lọ. They went and consult their idol. Ọba lọ wọ́n lọ bèrè lọ́wọ́ pẹ̀lẹ́ wọn. There was no voice no revelation, no vision. The idol remain incommunicable. But because they were stubborn, they said, We are not, we are not going to repent. After some time, number one man died. The second man died. When the third man saw that the two friends are dead, he ran back to the man of God. tó bá sáré dìgbàdìgbà lórí I'm frustrated. I am sorry, sir. Please release me. You can go and hold your crusade. I am sorry, sir. He frustrated. So shall your enemy frustrate for you in the name of God. Those who spend ten hours. Àwọn tí wọ́n lo wákàtí mẹ́wàá to cast out one demon. They need to be thoroughly examined. If ordinary handkerchief. From the body of Paul. Can cast out devil. Without any struggle. Why is it difficult for a whole human being? Fighting one demon for ten hours. Ó ń are struggling with it. Tó And sweating. Come on, come on, come on, come on, come on, And you are saying, come on, come on, come on. Ó pariwo kó jáde kó jáde. And the thing say, I'm not going. Ìlú ti sàkókò wò jáde. Come on, jáde. I'm not going. Mi ò jáde. Something is wrong. Dájúdájú ìgbọ̀ngàn ìṣòwò yìí. Struggling with just one demon. you are supposed to cast them out without any delay. Ó yẹ kó lé wọn jáde láì kó tó kó ń falẹ̀. Your superiority over the cause of darkness is rooted in light. Ṣé o ga o sì lágbára ju àwọn ẹ̀mí òkùnkùn yìí? Ó ní gbòǹgbò nínú kò sí máa. It's rooted in light. Ó ní ìmọ̀ ó ní gbòǹgbò nínú ìmọ̀lẹ̀. Darkness does not debate with light. Òkùnkùn kò lè fi agbára pẹ̀lú ìmọ̀lẹ̀. When light shows up. Nígbà tí ìmọ̀lẹ̀ bá fara hàn. Darkness disappears. Òkùnkùn á pòórá ní. No delay. Kò sí òkùnkùn no begging. No debate. Kò sí kókó falẹ̀. No debate. Kò sí kó ń ṣ The Bible says, arise. Bíbélì sọ pé ẹ ti dé. And stand. For your life has come. Nítorí tí ìmọ́lẹ̀ rẹ dé. Arise. Why? Because your life has come. Nítorí tí ìmọ́lẹ̀ rẹ That life. Ìmọ́lẹ̀ yìí. Is the word of God that is coming to you now. Because the Bible says. Òní Thy word is a lamp unto my feet and a light unto my path. Jesus said. You are the light of the world. So carrier of the world. They are carrier of light. The amount of word inside you determines the level of your life. You are called to dominate the forces of darkness. And you see that through the word that you carry inside hide you. Every darkness around you now. I command them to disappear in the name of Jesus. Let me give you one more. What you are supposed to dominate over. Oh no, fi ẹ̀fẹ́ ìjọba lé lórí. Is sin. Òun ni ẹ̀ṣẹ̀. Sin. The Bible says. For sin shall not have dominion over you. That is you will have dominion over you. If anybody tells you. That no one can live above sin. Tell that person that he is a liar. God will not tell you to do what he knows that you cannot do. Ọlọ́run ò ní sọ fún ọ pé o tó mọ̀ pé ò lè ṣe. You can live above O lè gbé ìgbé ayé tó lékè. You can live above Bible. O lè gbé ìgbé ayé tó lékè títí ọ̀rọ̀ ẹni lẹ́yìn. You can live above pride. O lè gbé ìgbé ayé tó lékè ìgbéraga. You can live above anger. O lè gbé ìgbé ayé tó tayọ ìbínú. You can live a clean life. O lè gbé ìgbé ayé tó sùn. A righteous life. Ìgbé ayé òdodo. A life that is pleasing God. Ìgbé ayé tó wù Ọlọ́run. The Bible says. Bíbélì wípé. And Enoch work with God. And it was not. For God took him. Nítorí tí Ọlọ́run mú un lọ. He had dominion over sin. Ó jọba lé Potiphar. Came to brother Joseph. I like it. You are handsome. Good looking. O You are a young man. You have strength. I am interested in you. Mo sì ní ìfẹ́ sí Come. Wá. Lie with me. Wá bá mi Come. Wá. Lie with me. Wá bá mi ní Let us do it secretly. Ẹ jẹ́ ká ṣe é I will not expose you. Mi ò ní tú ọ láti It's just between me and you. Ọkọ̀ wà láàárín èmi àti And the Bible says this woman kept on harassing this young man. Until one day he grabbed him by his chest títí di ọjọ́ kan tó fi gbá a mú nípa fífà á ní aṣọ. and Joseph ran away. Joseph sì sá lọ. leaving his garment in the hand of Mrs. Potiphar. ó sì fi aṣọ rẹ̀ díẹ̀ lọ́wọ́ ìyá àti pọtifẹ́rì. it is a matter of choice. ọ̀rọ̀ nípa ohun tí ènìyàn yàn ni. a senior pastor. olùkọ́ àgùntàn kan tó jẹ́ àgbà olùkọ́. called his associates. ó àti àwọn ẹgbẹ́ rẹ̀. he called them pè wọ́n. I want to ask you a question. Mo ń fẹ́ láti béèrè béèrè kan ní ọwọ́. I want to hear your answer. Mo sì ń fẹ́ láti mọ sí èrè. If you are in your kan wà nínú ọ́fíìsì? And a woman comes here. Obìnrin kan bá pọ̀ wá níbẹ̀. Lock the door. Tó ti ilẹ̀kùn and then naked herself. Tó wá bọ́ ara rẹ̀ sí ìhòòhò. What are you going to do? Kí ló náà fẹ́ o ṣe? Ah, the first àti ìpapọ̀fẹ́ pa. Olùṣọ́ àgùntàn kìíní tó ṣe wà lábẹ́ ìkọ́ṣẹ́ onílẹ̀ I will forget that I am a pastor. Màá gbàgbé pé olùṣọ́ àgùntàn ni mí. I will give her serious blow. Màá nà án, màá sọ kẹ́sẹ́ sí, màá kọ́ ní ẹ̀jẹ̀ jù. I will beat her to death. Màá nà án gidigidi bí ejò àìjẹ́. Say thank you. What of you? Ìwọ́kọ́. The second man said, Pa. Ẹnì kìíní kejì wípé alàgbà. I know that that woman is not the one doing it. Mo mọ̀ pé obìnrin kọ́ ló ń ṣe é. There is a demon inside her. ẹ̀mí òkùnkùn kan wà ní inú rẹ̀? So what I will do. Pẹ̀lú ohun tí wọ́n ṣe. Is I will lay my hand on her. Wọ́n fi ọwọ́ mi lé e lórí. And scatter that demon. Màá ti lé ẹ̀mí èso wà ní inú rẹ̀ jáde. Ṣé very good. Tó ta àwọn ọ̀tá tó wí yìí The third man. Ẹnì kẹta dé. What are you going to do? Kí lòun náà tẹ́ ò ṣe. Bẹ́ẹ̀ sà. I will not carry my Bible. Mi ò ní gbé Bíbélì mi. I will not go through the door. Mi ò ní gba ẹnu ọ̀nà kọjá. I will jump out through the window. Màá bẹ́ jáde láti ojú fèrèsé mi. The man shook that one hand. Ló bá bọ ọwọ́ ẹ̀ tó ṣèṣì kẹta yìí. Say correct. Èyí wíì ló dáa. You are the one that did the right thing. Ìwọ ló ṣe ohun tó tọ́ tó sì tọ̀nà. You can live above in our own image and after our life And let him have dominion. Dominion. Let him have dominion. That is your destiny. From the mouth of God. You are supposed to express that ó yẹ kó fi eléyìí ojú ìṣe. before you leave this planet earth. kó tó ti pé o fi orílẹ̀-èdè. the question now is this. ìbéèrè tó wá gbà níbẹ̀rẹ̀ eléyìí. are you really dominating? nítòótọ́ ṣòun jọba bí or you are being dominated. Because those who do not fulfill their destiny. Those who do not express this dominion mandate. They will always become the target of Satan. Blessing and breakthrough will not last in their hands. To pray to fast will become so difficult for them they it will look as if they are being punished. ládàá ẹgbẹ́ wọ́n sì àjẹ wọn ni. good things will just pass them by. There will be something that will be resisting their movement forward. àwọn ọ̀kọ̀ọ̀kan wà they will always be having destiny captured dreams. nígbà dreams like getting lost. In the crowd. Eating and uncooked food. Living in an uncompleted building. Wearing tattered dress. Visiting burial ground. Or playing with the dead. Fighting with unknown personalities. Always seeing red objects, red objects àwòrán pupa àwọn àwòrán pupa. becoming double in the dream when they are not a twin. Wọ́n dà ẹ́ kí wọ́n ti méjì lójú àlá nígbà tí wọ́n fi ń ṣe ìbejì you are here this morning. So that your destiny, your glorious destiny can be returned back. If you are in this service today. I will know very well. That you have failed in this area. Then you need to cry to the heaven. And shout at the enemy. That enough is enough. My destiny is not for Can you start to the Hear your voice. Say it loud and clear again. Say it one more time. Say it with a loud shout. dominion mandate. Láti máa fi àṣẹ ti ìjọba tí mo ní hàn. I must not fail. Mi ò gbọ́dọ̀ kùnà. I must not fail. Mi ò gbọ́dọ̀ kùnà. Talk to the Lord now. Fúrara ẹni sì ẹ bá olúwa sùn. Thank you, Jesus. Ẹ ṣeun Jésù. In Jesus' mighty name we pray. Jésù la gbàdúrà. You have heard. Ẹ̀sìn gbọ́. That the most important thing in your life after your salvation is your destiny. Pé ohun tó ṣe pàtàkì jùlọ nínú ayé yín lẹ́yìn ìgbàlá yín, òun ni ànàmọ́ yín. Anyone that is not fulfilling destiny ẹni náà tí ò mú àyànmọ́ ṣe is not making God happy. Kò mú inú Ọlọ́run Therefore. Nítorí náà. Whatever that is fighting against your destiny. Ohunkóhun tó ń bá àwọn ọmọ yín jagun. You must fight against it with holy madness. Ẹ láti gbógun sí pẹ̀lú ìwé mímọ́. The following prayers they are shocked. Àwọn àdúrà tá ó gbà yìí wọ́n kúrú. And they have to do with your destiny. Ṣùgbọ́n wọ́n ní ṣe pẹ̀lú àyànmọ́ yín. Pray them very fast. Pray them with power pray with faith in your heart. Ẹ fà wọ́n kíákíá, ẹ fà wọ́n pẹ̀lú agbára àti pẹ̀lú ìgbàgbọ́ ní inú ọkàn There is no time to waste one minute is called faith. Open your mouth and shoot that arrow. A ò ní àkókò láti fi ṣùkú ní kí ní sábà kókó kún àdúrà. Ẹ fà á, ẹ sì ta ọfà náà. Say this loud. Ẹ wí eléyìí lówù rárá. Destiny rubber. Ẹ̀yin ajígúnjalè àyànmọ́. Hear the word of the Lord. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Olúwa. Perish in the Red Sea. Ẹ ṣègbè. Ìlànà ẹ̀rọ àdìgbò. In Jesus' mighty name we pray. Ní orúkọ ńlá Jésù la